gbogbo ẹni fún Allah subhanahu wa ta'ala àtọwọ́ ìkẹ́ àti gafanabuwa Muhammad sallallahu alaihi wasallam Allah subhanahu wa ta'ala sọ fún wọn Qur'an Allah sọ pé laqad radiya Allahu 'anil mu'minina idh yubayi'unaka tahta ash-shajara Allah sọ pé Allah ti yọ́nú sí àwọn mu'minun àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo nígbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ àfanabuwa Muhammad sallallahu alaihi wasallam nǹkan tó ń pè ní bẹ́yà òun náà ni pé kí èèyàn ní àdéhùn so tó nípọn tó solid so ilé tí àwọn sahaba radiyallahu anhum ilé tí wọ́n ṣe fánà bọ́ Muhammad sallallahu alaihi wasallam nígbà tí ìròyìn dé wá bá wọn ní pé wọ́n ti pa àwọn Uthman radiyallahu anhu so àwọn sahaba níjọ́ ẹni yíò wọn ò múra ogun dání ìmúra pé afẹ́lẹ́sí ọlọ́wọ́n bá ní Kaaba òní ìmúra tí wọ́n múra dání ṣùgbọ́n pẹ̀lú bó ṣe wà bó ṣe wà bó jẹ́ pé wọn ò múra ní ẹ̀nà wọ́n dẹ̀ rẹ́dì láti fi ẹ̀mí wọn kalẹ̀ ní ojú ọ̀nà Allah subhanahu wa ta'ala wọ́n tẹ́lẹ̀ pé ó kéré nínú tó lè ṣe nǹkan so àwọn ènìyàn tẹ́lẹ̀ pé wọ́n ní pé kí wọ́n fi rùn kalẹ̀ tí wọ́n rí fi kalẹ̀ wọ́n ní pé gbogbo ṣòkòtò rẹ kó má kọjá kókósẹ̀ wọn rí yìí ṣe nínú àwọn tẹ́lẹ̀ pé súnà sójú ọ̀nà Ànábì sallallahu alaihi wasallam so wọ́n tẹ́ kún wọ́n ya ojú pátápátá so wọ́n a máa sọ pé àwọn sọ̀hábà yìí àwọn sọ̀hábà radiyallahu anhum àwọn tẹ́ kún wọ́n lákì kanjú ní pẹ̀lú pé tí a máa lọ sójú ogun 50-50 ni ó lè lọ kó padà wá ó sì lọ kó má padà wá pẹ̀lú pé mo tó fẹ́ clear jù sẹ́lẹ̀mí ni pé á mo ṣe ń lọ ìmì ní fẹ́ padà wá pẹ̀lú ẹ̀kọ́ wọ́n wọ́n ṣe àdéhùn yìí pẹ̀lú Ànábì Muhammad sallallahu alaihi wasallam látara ìmánì tán fi ṣe àdéhùn jọ náà ọlọ́run sọ pé laqad radiya Allahu 'anil mu'minin ọlọ́run ti yọ́nú sáwọn mu'minun nígbà tí wọ́n ṣe bẹ́yìn àfànàbùwà Muhammad sallallahu alayhi wa sallam nǹkan tàbí fàyán bí ọ̀wọ́ yẹn ó ní pé tí Allah subhanahu wa ta'ala bá yọ́nú sí èèyàn kan àbí sáwọn èèyàn kan Allah sọ pé òun ti yọ́nú sí àwọn èèyàn kan so ohun tó kú láti láti sánmọ̀ lọ́n ti sọ̀kalẹ̀ fún òun yọ́nú sí wọn ká wá rí èèyàn gidigidi ẹni ilẹ̀ kan èèyàn tí ó ṣàǹfààní kan kó wá lòun òun bínú wọn àbó ń sọ̀rọ̀ àbùkù sí wọn so àpẹẹrẹ pẹ́ nìyẹn ó wà lára àwọn elégibú ayé àti ọ̀gá elégibú àlùkìyàmọ̀ níbẹ̀ níbẹ̀ because pẹ̀lú àyà tó clear òun ni ọlọ́run fi ṣe kí ni ọlọ́run fi pèsè àwọn sọ̀hábà bákan náà ọlọ́run wá ròyìn àwọn sọ̀hábà nínú Qur'an pé Muhammadu rasulullah والذين معه أشداء على الكفار رحماء بينهم اللهم صل nípa ànábì pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n jẹ́ òjíṣẹ́ Allah والذين معه àwọn tó ń bẹ pẹ̀lú ànábì wa Muhammad so àwọn tó yẹ أشداء على الكفار àwọn tó yẹ pé wọ́n fi ń le kókó wọ́n fi ń بينهم àwọn tó yẹ pé wọ́n jẹ́ oní oníkẹ́ aláàánú láàrin ara wọn ni so ọlọ́run sọ nínú Kùránì yẹn láti fi kíni wọn láti fi ṣe láti fi ṣàlàyé àwọn ọlá àwọn oore tí ń bẹ fún àwọn sàhábà àwọn tó yẹ pé àwọn fẹ́ fún àwọn wọn wá kankan lára àwọn tó jẹ́ àwọn tó ń bí wọn gan wọn fẹ́ wọn lóore lára kan lára so ẹ wàá rí wọn kọ àwọn tó bá dìdí zaka wọn láti sọ wọn kọ ẹ wàá rí wọn á máa sọ ọ̀rọ̀ á máa sọ wọn so àpẹẹrẹ pé ó ń ṣe ní olórí ọ̀rọ̀ tí Allah subhanahu wa ta'ala ń pa àwọn sọ̀rọ̀ náà ni pé wọ́n jẹ́ nǹkan tó yẹ pé àwọn tó jẹ́ wọn kìfìrí kọ́ wọ́n máa ṣínú wọ́n máa bínú sí wọn Allah sọ nípa pé liyagiza bihimul kuffar Allah máa ní kí àwọn sọ̀rọ̀ kí wọ́n wà lórí ipò tí wọ́n wà yẹn láti múlù jẹ́ wọn kìfìrí ni Al-Imam Malik rahimahullahu ta'ala wọ́n ní áyà yìí ń tọ́ka sí pé ẹni tó máa ń bínú àwọn sọ̀hábà

wàlẹ̀dínà taba'uhum bi ihsan àti àwọn tí wọ́n tẹ̀lé wọn pẹ̀lú dáadáa radiyallahu anhum ọlọ́run bá lè kọ́ aláyọ́nú sí wọn wà rọ̀dù àánú àwọn ọlọ́run tó ń sáyẹn sí pé wọn ní nǹkan ní tòótọ́ ni wọ́n inú sí Allah wa subhanahu wa ta'ala dìde pé kó tẹ́síà ló tó wá tó tẹ́síà wọn tẹ́síà ọlọ́run bá fún àwọn sọ̀hábà wọn so kò sí tẹ́síà kankan tó tó tó tó lẹ́bù tẹ́síà yẹn so àwọn tó fún wọn wá nípò kankan kódà ipò tó tún bẹ fún ọgbọ́n ipò ẹpò ẹnu ilẹ̀ ipò àwọn pàǹtí èèyàn ni ẹwà gbogbo wọn kọ wọn a máa sọ̀rọ̀ nípa àwọn sọ̀hábà wọn sọ pé wà á dàláhùn jannatin tajri tahtiha al-anhar ọlọ́run ti pèsè àjẹ́nà fún wọn àwọn ènìyàn ìta bá ń sọ̀rọ̀ sí pé àwọn oníbídà kan èèyàn burúkú ni wọ́n àwọn kèfèrí kan èèyàn burúkú ni wọ́n wọ́n ní pé ṣé wọ́n ló dájọ́ wọn ni ṣé wọ́n ló dájọ́ wọn ni kí wá ní tó wá jẹ́ ohun tó justify kẹ́yìn máa sọ fún àwọn sọ̀hábà láwọn tẹ́ pé ẹjọ́ wọn tẹ̀tí clear lọ́dọ̀ wa ta'ala àwọn àwọn orientalist àwọn kèfèrí pọ́nbélé wọ́n tó ń ṣìnà fún wọn eh, wọ́n so àwọn tó yẹ ni orientalist kèfèrí ni wọ́n wọ́n ṣílẹ̀ wọn wọ́n yẹ wà Janna ṣùgbọ́n àwọn sọ̀hábà lọ́bì nǹkan ẹnu burúkú ẹnu ẹnu burúkú lọ́bí sànkú àwọn sọ̀hábà nàbí al-imam ibn al-kathir rahimahullah ta'ala wà tán ṣàlàyé pa àyà yìí wọ́n ní faqad akhbara Allahu al-azim annahu qad radiya 'ani al-awwalin min al-muhajirin wal والذين تبعوهم بإحسان àti àwọn tí wọ́n tẹ̀lé wọn pẹ̀lú dáadáa fàyàwọ́ìlú man abọ́gọ́dọ̀hùn ó mà ṣe o ìwé rí bulú ń bẹ fún tẹ́kọ́ ń bí ń sọ̀rọ̀ sọ̀hábà nàbì àwòsábàhùn àbúwọ́n ń bú wọn ẹ̀ẹ̀rí kan náà wọn sàábé tó rí báyìí náà wọn wọ̀ burúkú tẹ́kù tó wá sọ fún bàbá àwọn tó ti wá 1000 years 1400 years before before us so lọ́tọ́mọ́tẹ́kà lọ́jú kí n kọ́ wọ́n jù wọn bá rẹ̀ lọ́nà so yíò a máa sọ ilẹ̀ òun pìtàn ni tọ́bọ́ wá pa irú tọ́ bẹ́ẹ̀ nǹkan àbárẹ̀ nǹkan a máa bínú so àwùsá bá hùn àwọn tó yẹ pé tọ́ bá ń bú àwọn sọ́hábà níbi òní sàn kankan fa tọ́ wọ́n á sọ̀rọ̀ kan náà ọba kan tẹ́gbẹ́ àwọn ọba bí ẹlẹ́bọ bí oníbí dí àwọn kẹfìrí kan wọn ni ẹ wọ́n gbọ́n lọ kóòtù wọ́n gbọ́n lọ kíńkà kìnìkan wọ́n gbọ́n lọ kíńkà kìnìkan so àwọn yẹn sì ń wọ́n sàábẹ́ anábì kọ́ o gbogbo wọn kọ́ wọ́n sì dákẹ́ kò sí kọ́ọ̀tún gbà náà wọ́n ní àbúgọ̀dọ́ àwùsábàbà àdọ́hùn àbò ń bínú sọ́pá kan nu wọn àbò ń bú apá kan nu wọn o fàlàsí yamà sayyidu sọ̀hábà ba'da rasuli sallallahu alaihi tó yẹ pé lẹ́yìn àwọn ànábì ọlọ́run ọba nínú gbogbo ẹ̀dá ọlọ́run ọba o láti àwọn àkọ́kọ́ ni o dégbẹ̀yìn ni o lẹ́yìn àwọn ànábì ọlọ́run ọba tó ti fi ń dáa jù nínú ẹ̀dá òun lẹni yìí àárín as-siddiq al-akbar that is as-siddiq al-akbar tó fi ń tóbi jùlọ nínú àwọn tàbí wọn tó ń Abubakar ibn Abi Quhafa wọn ni Abubakar Siddiq radiyallahu anhu ẹni tó yẹ pé nínú gbogbo ẹ̀dá Allah subhanahu wa ta'ala lẹ́yìn àwọn anábí ọlọ́wọ́ báwo ẹni tó tún fi ń lóore jù nínú àwọn èèyàn Abubakar Siddiq radiyallahu anhu so fa'ina ta'ifata al-makhdhula min ar-rafida ṣe rí àwọn tó yẹ pé àwọn tó yẹ pé àwọn ìjọ burúkú kan náà wọ́n jọ rafida ọjọ́ tó yẹ pé àwọn ìjọ rédèrèdè ni wọ́n ìjọ tó yẹ pé wọ́n ti jákulẹ̀ ni wọ́n ìjọ ẹlẹ́tàn ìjọ burúkú ìjọ àwọn kèfèrí nínú àwọn rọ́fídọ̀ yóò àádúrún afdọ́lá sọ̀hábà ni wọ́n mú sàábé tó jẹ́pọ̀ sàábé tó fi ń lórí jù yínkọ́ wọ́n fi máa ń pẹ́rọ mú lọ́ta wọ́n yóò bùgidú náà wọ́n yìí wọ́n máa bí sọ́wọ́n sọ̀hábà nàbí wọ́n yẹ ṣubú náà wọ́n máa bú wọn so kò sí ohun tó jẹ́ lójú àwọn tó ń bú Abubakar Siddiq ń sin náà ń kọ́ àwọn náà ń kọ́ àwọn rọ̀wáfídì náà ni wọ́n so àìrúkọ ń bá wọn wọn láyà láti láàmú ẹ̀ lẹ́nkán náà pé rọ́fídì làwọn ni because tipẹ́tipẹ́ lọ́n ti ní ojú àti já Abubakar bọ́ láti bí last two years wọ́n ti mú díẹ̀ díẹ̀ pé ẹ Abubakar kan ní bẹ́nu kòtò pẹ̀lú ànábì láti yọ láti lè yọ mẹ́yìí Abubakar pé tó dúró tí ànábì sallam ní àsìkò ìṣòro ní àsìkò ìnira láti yọ kúrò ní ò ibi tó ti kọ́ mú nìyẹn so tó ẹ̀tọ́ tó ẹ̀kọ́ tó ń takò wọ́n pé à ah, oun tó ń sọ yóò correct ọkùnrin kìfẹ́ rí burúkú yìí oun tó ń sọ correct Abubakar ni ó ní à ah, wọ́n ń takò wọ́n ni because wọ́n fẹ́ ra pò tí kìí ṣe tàbúbákì wọ́n fẹ́ ga fàbúbákì wọ́n fẹ́ fàbúbákì sókè abúkì tó wà lókè ọ̀rẹ́ di wọ́lẹ́ nílẹ̀ náà tó bá ilé kú sí tó wà lókè ẹ̀ńkọ́ fi dákì asfẹ́mìnà náà ìsàlẹ̀ pápátá ìsàlẹ̀ náà ni ó wà ẹwùkọ́ ọ̀rọ̀ burúkú yẹn pé wọ́n fẹ́ fàbúbákì sókè gbọ́dọ̀ òkè abákí sìdíkì wa ìwọ ló wà tó bá lè kú sóyìn mẹ́ńkọ́ fi dákì lásán ibi náà ló máa wà ọgbọ́n pátá ọgbọ́n lé náà ló máa wà torí mùnáfíkì tó clear ni so kí ẹ máa sọ ẹni pé kó pẹ̀ ẹ́ mùsùlùmí kó máa claim pé wọ́n fẹ́ fẹ́ ọ̀rẹ́ fà bákì sókè ni wọ́n fẹ́ ra pọ̀ tí yìí ta bákì wọ́n fẹ́ ra fà bákì ni ẹ wọ ipe ẹni tó wọ́n pẹ̀lú anábìnú kò tó ń kọ́ kódà ẹnu afá lórí ẹ̀ pé Abubakar so aya tó lọ́wọ́ sọ pé la tahzan inna Allaha ma'ana aya yẹn kọ́ wọ́n sọ fún so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n wa pé kèfèrí àwọn eléyìí ń kọ́ àwọn tó pọ́n bínú àwọn wọ́n rọ́fídì ni wọ́n so ẹ̀rú sì ń bà wọ́n àti fi ìjẹ́ rọ́fídì wọn hàn síta wọ́n ń lò wọn àwọn agbọ́n àrékèrèkè láti عياذا بالله من ذلك أو إن شاء الله سبحانه وتعالى وهذا يدل على أن عقولهم معكوسة ilé ní tọ́ka sí pé kí ni kó làákàyè wọn ò sí ẹ̀ pé làákàyè wọn ti dorí kodò làákàyè wọn ti bàjẹ́ ó ti dọ̀tí wàkùlùbùhùn mọ̀nkúsà kódà ọkàn wọn kọ ọkàn ọ̀daràn ọkàn tó ti dorí kodò ọkàn tó ti bàjẹ́ ọkàn tó ti di gẹ́gẹ́dẹ́ lórí ọkàn wọn gbẹ́rẹ́ níbẹ̀. fàáyínà ha wúlá ìmọ̀ ìmọ̀ ìbílẹ̀ Qur'an àwọn ní ìwà dábàá yẹn sì níbi ìnímọ̀ níbi Qur'an because imam Mustafa sí Abubakar Siddiq àbí sọ̀rọ̀ sọ̀rọ̀ nǹkan ìtọ́ka sí pé kí ni o ìtọ́ka sí pé èèyàn ìgbàgbọ́ èèyàn gba Quran gbọ́ ni because àwọn àyàtì tó ń sọ̀rọ̀ nípa àwọn mùmínùn nínú Quran àwọn tó wà tó wọnú àwọn àyàtì min babi aula àwọn sahaba ẹ̀tọ́ tó wá fi ń jẹ́ àṣíwájú tó wá wọ̀ ọ̀bẹ̀ síwájú gbogbo ǹkọ́ Abubakar Siddiq so àpẹẹ pé ẹ̀yẹn ǹkọ́ kò gba Quran gbọ́ òjò ní ṣe wọ́n a sì sọ síta pọ̀ ògbà kùránì gbọ́ ìdíyàṣubú na mọ̀ngọ́dí Allahu anhu wà tán bú ẹni tẹ́pà láti yọ́nú sí Allah yọ́nú sí Abubakar Siddiq ẹ̀yìn e wọn bú ẹ e níbẹ̀ àpẹẹrẹ pé ẹni ìbínú lọ́wọ́ làwọn yẹn e níbẹ̀ ni wà á máa ahlu sunna ẹ̀rọ ahlu sunna o fa innahum yàtàgọ̀dọ́wùnà yàtàgọ̀dọ́wùnà amman rọ́dí Allahu anhu àwọn ilé nǹkan wọ́n yọ́nú wọ́n máa ń wà Allah subhanahu wa ta'ala fún ọ̀tẹ́kọ̀ Allah yọ́nú sí

àwọn ilé ìyẹnkọ́ wọn a máa tẹ̀lé ojú ọ̀nà ẹni ìṣíwájú ni wọn kí ń dá sí wọn kalẹ̀ wa yaqtaduna wa la yaqtadun àwọn ilé ìyẹnkọ́ wọn a máa wà wùkọ́ṣe àwọn tó wá síwájú wọn ni wọn kí ń dá tuntun kalẹ̀ wa lihadha hum hizbullah al-muflihun ìdí ni wọ́n fi jẹ́ àwọn ìjọ Allah subhanahu wa ta'ala àwọn tí wọ́n jèrè wa ibaduhu al-mu'minun ni wọ́n fi ń jẹ́ àwọn ẹrúṣẹ́ Allah subhanahu wa ta'ala àwọn tó jẹ́ mu'minun انتهى كلامه رحمه الله إلي جوا الإمام ابن كثير رحمه الله تعالى نتم شرعي آية بكنا أبو زرعة الرازي رحمه الله تعالى wọ́n sọ̀rọ̀ nípa àwọn tó kẹ́ bá rí tí wọ́n ń sọ̀rọ̀ tí ó dá nípa àwọn sọ̀hábà nàbì wọ́n ní إذا رأيت الرجل ينتقص أحدا من أصحاب رسول الله صلى الله عليه وسلم tó bá ti rọ́kùnrin kan tó ti búra kan tí ó gbádùn kan apá rẹ̀ kan ti rọ́ kò gbádùn èèyàn rédèrèdè báyìí ni tí wọ́n ń ṣẹnu tó gbé ẹnu òkè tó fi ń lu sílẹ̀ tó gbé ahọ́n òfò tó gbé síta tó ń sọ̀rọ̀ tí ó dáńpọ̀ àwọn sọ̀hábà fa'alam annahu zindiq zindiq ni wọ́n bá pè ní mudir zindiq ni wọ́n níbẹ̀ wa dhalika anna ar-rasula indana haqq ìdí ni pé kí ni o òjíṣẹ́ allah sallallahu alaihi wasallam lọ́dọ̀ tí wọ́n ń kọ̀ òdodo ni o wal qur'an haqq qur'an ìtọ́lọ́n fi sọ̀rọ̀ nípa ọlá tí ń bẹ fún àwọn sọ̀hábà òdodo ni o annabi tó sọ láti bẹ fáwọn sọ́wà fún òdodo ní o wà ìnáma adá ilé iná hadal quran àwọn sọ̀hábà yìí ni wọ́n gba quran wá fún wa o so tó wá jẹ́ kọ́mọ̀ pé àwọn sọ̀hábà yẹn báyìí ló ṣe rí Abu Hurairah orí báyìí Anas bin Malik kìdíkà kìdíkà ní àwọn tó gbà fún aná nìyẹn so wà sunan àwọn tó gbà sunan wọn kọ́ ọ̀nà ni ashabu rasulillah ọ̀nà àwọn sọ̀hábà lọ́gbà quran lọ́gbà sunan wá fún wa tó bá sọ pé èèyàn burúkú ni wọ́n Abubakar ní kò nífẹ̀ẹ́ ànábì ẹ wo ọ̀rọ̀ rédèrèdè ọ̀rẹ́ tí làákàyè ò tiẹ̀ pé kí ẹ sọ pé Abubakar nífẹ̀ẹ́ ànábì ẹ tó yẹ tó fi gbogbo nǹkan lè rẹ̀lẹ́fẹ́ náà sọ́sọ́là ọmọ Ibn Khattab radiyallahu anhu wọ́n ní pé ńgbà tí àwọn fẹ́ lọ sójú ogun mo rò bí kódàkógun tàbùkù ni i'm not very sure lọ́gbógun tàbùkù ni so tán ó gbágbà tí ó wà lọ́wọ́ àwọn ó bá àwọn tán pé ó ti dábà ìyàsùkú tán wọ́n gbájú mi níbi iṣẹ́ ológe nìyí lọ́wọ́n bá dá nǹkan táwọn oníkọ̀ ọ̀n dá sí méjì gbogbo nǹkan táwọn dá sí méjì nǹkan kó dájì lọ sọ́dọ̀ jí ọlọ́wọ́ bá sọ́sọ́lá ànábì ni wà pé kí ló fi kalẹ̀ fún wọn fámìlì rẹ̀ dàgbà mo fi dájì kalẹ̀ fún wọn wọn kan bu Abubakar Siddiq kan ní so ẹ tó fi wo tó ní ìgbésí ayé fánà sálàm kọ oníkòkò ní fi ànábì tí ẹkùn yẹn ti dàrú tí ẹkùn yẹn ti ẹ̀ lọ́pọ̀lọpọlọ ti yòrò inú ah la hawla wala quwwata illa billah so kó a máa kó a máa accuse yẹn pé kò ní fi ànábì nítorí làákàyè tiẹ̀ tí ò pé kẹwàá wo tó fi sọ pé kò ní fi ànábì o kẹwàá pé ọkùnrin táà ń sọ yìí làákàyè ò tiẹ̀ pé kankan o wọn tó fi jọ síbáyé ni pé ẹ nígbà tí ànábì kú tán so wípé ẹ àà wà tí wọ́n ń ṣètò pé bọ́n ṣe sí ànábì lọ́wọ́ Abubakar Siddiq àti Umar bin Khattab kí wọ́n lọ síbi kan ibi tó ń sọ wà kókè tó máa jẹ́ khalifa àwọn mùsùlùmí lẹ́yìn nàbí Muhammad sallallahu alaihi wasallam wípé bí ìgbà táwọn ibi tó kárwọ́ ikú ànábì káwọn lára ni ibi ẹ̀lẹ́ ẹ̀kọ́ wà so ó yẹ kó dúró síbi òkú yẹn ni so ibi ẹ̀lẹ́ ẹ̀kọ́ wà títí títí tí kò yẹ kó máa lọ síbi pé kí ni o kó máa lọ síbi pé talifẹ́ṣẹ́ lórí pé ìmá ìfòkú ànábì kalẹ̀ lọ́wọ́ àti fẹ́ṣẹ́ orí yẹn ń kọ́ ibi pé ìyókù ànábì lé ni pẹ̀lú kúlákà ìtọ́ tí ó pé alákọ̀ọ́kọ́ ní tó máa jẹ́ tó fi ń ṣàlàyé pé ọ̀rọ̀ tó sọ ikọ̀ ọ̀rẹ́ ńtílákà yóò ṣiṣẹ́ rárá ti rárá ni ó ní pé nígbàtí abakùsìrí ti kọ́kọ́ gbọ́ àyà ìdájá anásùlọ alfatihi wà wà àìtà nasa ìdẹ́kùnà fìdílà ẹ̀fọ́ájá fasabi bihamdi rabbika wastaghfiruhu innahu kana tawwaba ní abakùn látara ìmọ̀ tí abakùn ní gbogbo àyà yìí kọ́ ó ń sọ̀rọ̀ nípa ikú ànábì láti gbà yẹn làbakùn ti sọkún alẹ́ gan láti gbà yẹn làbákẹ́ ti sunkún kalẹ̀ nígbà tí Umar ibn al-Khattab radiyallahu anhu tó gbọ́ pé ànábì kú ńkọ́ ànábì sọ pé tọ́mọ ilé gbọ́ ah, Umar sọ pé tí n bá fi lè gbọ́ téèyàn kan sọ pé ànábì kú ní ọ̀pẹ́ àìní ti di kẹ̀mí ó ti di mùnáfíkì nìyẹn máa gé orí rẹ̀ níbẹ̀ látàbó lè ah, ah ikú àwọn ògbọ́ àyè nínú Kùránì láti ibi tí kú ànábì káwọn lára dé láti ibi tí kú ànábì ìgbà tí Allah akbar ìgbà tí wọ́n fún Abubakar Siddiq níròyìn nípa pé òjíṣẹ́ Allah sallallahu alaihi wasallam ọ́n ṣe Isra wal Mi'raj táwọn èèyàn tó ń dáwọ́tò ànábì wa Abubakar Siddiq lọ́dúnkọ́ tó ń gbà náà gbọ́ pé tó bá yẹ kó sọ bẹ́ẹ̀ lóòótọ́ òdodo ló sọ Abubakar ò ṣe ṣákù kò sọ pé ṣé ohun tánàbí sọ yóò tọ́ ni o ṣé ohun tó wà fún mi òyìnbá náà sọ yóò tọ́ ni tó yẹ pé òótọ́ ni o àìkò orí bẹ̀rẹ̀ ni pẹ̀lú pé làákàì púpọ̀ náà yẹn kọ́ làákàì wọn ò gbé àṣọlẹ̀ pọ́sibù ṣá làákàì bá kí n kọ́ ó ju pàjù sílẹ̀ fún tánàbí sọ́lá fún sọ so ìwọ́n tó yẹ pé àhàdísà níbi pọ̀ tó gbà látara làákàì tó dorí kòrò tó sọ pé òfin làákàì wọn ò gbó orí pé kó takò làákàì rẹ tí làákàì ò pé láti gbà wọlé àbákẹ́sí dídín kọ́ òun fi ìmánu tamaman abákẹ́ fi ń gba àwọn àdísì wọlé so abákẹ́ sidik wa gbọ́ pé à àwọn èèyàn kan wọ́n wà níbi kan nìyí tó ń sọ ń pa apẹ́ pé ẹ ọ̀rọ̀ ọ̀rọ̀ olórí ọ̀rọ̀ olórí ọ̀rọ̀ olórí ohun tó dẹ̀ pé àmánà ìmọ̀ ni àmánà ẹ̀sìn ni pẹ̀lú pé ànábì ti la pé ìjẹ́ olórí Islam kọ́ ànábì ti là á kalẹ̀ látara ìmánì ti ń bẹ lára Abubakar Siddiq òun náà kọ́ lọ sí mẹ́rin kọ́ láti lọ sàlàyé bí nǹkan ṣe rí because tí àwọn tó bá mọ̀ nípa nǹkan tí wọ́n bá sọ̀rọ̀ nípa nǹkan yẹn tí wọ́n bọ́ sí tó fi yapa bí Ànábì ṣe làákalẹ̀ ìyá olórí àwọn tẹ́kùn mọ̀ nǹkan yẹn tó tán sọ padà kábọ̀ torí ìṣẹ̀lẹ̀ ìṣúkú Ànábì nǹkan àwọn èèyàn kan ti wà ń bí ọ̀rẹ́dì ṣé gbogbo wa gbogbo agbọ̀dọ̀ kó sí yára lẹ́ǹkan náà kọ́ ìlú ká nífẹ̀ẹ́ Ànábì nípa pẹ̀lẹ́ nǹkan náà eléyìí àpá pé làákàyè òpin rárá àti rárá rẹ̀ so pàápàá jùlọ ó ń ṣe rárá pé Abubakar Siddiq wọ́n mọ pàtàkì pé kí àwùjọ Islam kó wà pẹ̀lú olórí ni kò gbúdọ̀ sí alẹ́ kan báyìí pé kí alẹ́ wa múra sí báyìí ìjọ kejì kan o kó má sí ló tó darí tó darí ètò Islam kò sí so ó wọ́n ń sọra pé lára self convention ṣẹlú ya pé látara ojú personal ni wọ́n fi ní pé láà abadan so àpẹẹrẹ pé ọmọ ń sọ̀rọ̀ kan ní Yorùbá ni pé ojú nǹkan tí kò kò ń ṣe ló fi gbogbo alákejì bẹ̀rẹ̀ kú bí láká ìtẹ́ ṣe rínú gbóhùn ojú náà fi wọ́n nǹkan nù tó lẹ́yẹ́ kó fi wọ́n alákejì náà gbogbo alákejì náà ṣe wọ́n nǹkan nìyẹn bẹ̀rẹ̀ kó ní ojú ló fi bá wọn ọ̀rẹ́ bàbá rẹ̀ jà láti jà fa ilé ìwé tó ń gbọ́ ọ̀rẹ́ bàbá rẹ̀ jàgbọ́n tó bàbá fa tí ń ranjú tí ń pariwo tí ń bá ogun yẹn hàn wàhálà lẹ́kùn jà sílé ìwé ó sọ̀rọ̀ pé gbogbo òun ṣe ń ronú bí láàká tó ń ṣe tán upside down yẹn kọ́ bẹ́ẹ̀ àwọn tó kùnà ṣe ń ronú kálà wà hàṣà so àpẹẹ pé làákàyè tó dorí kò nífi ronú ni yóò wá ju energy pé ẹntẹ́ pé làákàyè wá dojú jùlẹ̀ délẹ́fù yìí nǹkan ló wá jọ gá lè ilé kí ó báwo ni possible tá ló gbé yẹn gẹ̀gẹ̀ náà odó sì pọ̀ odó kúnlẹ̀ wọn kàrọ̀ wá wùṣẹ̀ ìkọ́n àfáàní yẹn mọ́ wá tá Islam látara odó ó ṣe tẹ̀ ó ṣe ṣẹ́rìn òbèkú níyà àwàdà kẹríkẹrí ni látòkèdélé báyìí àtàwọn túkùtù tí ó bá làkà ìmú so ṣùgbọ́n ta pé àṣọ̀bí yà búgbù ti wà lára àwọn èèyàn náà pé ẹ ọmọlẹ̀ àbá wa ní ọmọlẹ̀ ẹ̀kọ́ náà ní ẹgbùdọ̀ sọ̀rọ̀ níbẹ̀ ó wá ń dẹ̀ sí irú lọ torí pé bàbá wa bàbá wa bàbá wa ìṣẹ́sẹ́ ọjà ilé à ń kọ́ òyìn sàn kan parẹ̀ so anù pọ́nbélé ìtọkùnrin sọ ẹgbọ́n tí àbúzúgà sọ wọ́n ní pé because àwọn tó fi kúránì wa àwọn sọ̀hábà ni tó bá sọ pé báyìí ni Abu Hurairah báyìí ni tó bá ti yọ ohun tó wọ́n lè gbà kó nu Islam kó nu Islam ló tún kó nu Islam mọ́ gbádùn wàlú oníṣẹ́sì jẹ̀sìn wọn lẹ́bọ̀ so wọ́n fẹ́ bá Islam jẹ́ náà ni ṣùgbọ́n kò rọ̀ wọn lọ́rùn láti làmọ́ ẹlẹ́ǹkan náà ni wọ́n iná mọ́ yorùdú náà yìí járe oṣùwò lànà àwọn ní ẹ̀kọ́ wọ́n fẹ́ já rọ́ha àwọn tọ́jú wọn ẹlẹ́rìí wa ni wọ́n iná mọ́ yorùdú náà yìí járe oṣùwò lànà àwọn ní nǹkan wọ́n fẹ́ wọ́n fẹ́ mọ̀ọ́mọ̀ nǹkan o wọ́n fẹ́ jẹ́ àgọ́ àwọn tí wọ́n gbà wọn wá fún wa ni so liyubtilu kitaba wa sunna láti fi destroy kitaba ti sunna pé kò sí kitaba kò sí sunna mọ́ ó dẹ̀ ti ń sọ fábí ayé àdéhìn bá dá wíyù mi náà ẹgbọ́n ọkùnrin ò lọ́pọ̀lọ́ kankan ó ní ẹ àdíìsì wo lẹ́tún fẹ́ gbà lẹ́yìn Qur'an àìmọ̀kan tó peléke tó gòkè àgbà àti àyínlá káyàrá àti rárá so ohun tó fẹ́ ṣe nínú ó fẹ́ ó fẹ́ rẹ́ńdà pé ká má tẹ̀lé Quran ah, ká má tẹ̀lé Sunnah ká má tẹ̀lé àwọn tíra rédèrèdè kan tíra tí wọ́n níwúlò tíra tó yẹ pé ẹ àwọn àhesọ àwọn àwọn ojú títì ló wà ńbẹ ẹ tó bá súnmọ́ ìyàwó rẹ̀ lọ́sàn-án á bí ààfin tíra ṣé tíra ìwà ẹ bá la ó bọ́ ó pọ̀ lọ́wọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ tó tọ́wọ́ takọ̀lá káyì so sẹ́bù kọ́ áfíkalẹ̀ sọ́yí muslim áfíkalẹ̀ a máa tẹ̀lé wọn tí A mẹ́ta tí àwọn mẹ́ta fífi náírà tí wọ́n tẹ́lẹ̀ pé ìsọkúsọ àwọn èrò etí àwọn èrò etí gọ́tà àwọn èrò etí títì ìwúkú náà tí ra yẹn lára máa kà fún àwọn èèyàn bí táfi sọ́yí bù kọ́ kalẹ̀ táfi sọ́yí muslim kalẹ̀ àpẹẹrẹ pọ́ tí wọ́n wàljáhù bí him haula yóò máa bí àwọn mùdírù bá ìta sọ nǹkan o àwọn kan jẹ́ kí ẹ máa jẹ́ kí mọ̀ pọ̀ èèyàn gidigidi ni wọ́n èèyàn jẹ́ kí ẹ mọ̀ jákulẹ̀ ni wọ́n ẹ jẹ́ kí ẹ mọ̀ talọ́fà ni wọ́n wàhùn zanadikọ̀ àwọn ìgbà ń kọ̀ wọn gan àwọn zanadikọ̀ àwọn kan zanadikọ̀ àwọn tó ti fẹ̀sí kalẹ̀ àwọn mùnáfìkì ṣùgbọ́n níbẹ̀ nǹkan wọ́n ń ṣe mùsùlùmí fi ṣe wọ́n ń ṣe mùsùlùmí ràtìrà al-imam Ibn al-Qayyim rahimahullahu ta'ala wọ́n ní ajma'at ulama'u ulama'u sunnah àwọn afásúnnà wọ́n ní àfẹnukò pé afdala sọ̀háàbá àwọn tó fi ń lóore jù nínú àwọn sọ̀háàbá àwọn náà ni àwọn mẹ́wàá àkọ́kọ́ tí wọ́n jẹ́ ìwọ̀n wà jẹ́ náà ìdí tọ́wọ́ gbọ́kùnrin yìí ó ti mọ tó ń plant pẹ́sipẹ́ dédé ló máa ń sọ̀rọ̀ kí nìyẹn ọ̀tọ̀ ní wọ́n sọ pé àgọ́ kò sínú kòtò ọ̀tọ̀ ó ń tàtà ó mọ̀ máa tako àbákù sídìkì náà ni o bọ́ pọ́jẹ́tì yẹn mẹ́wàá ọ́fíìsì tó fún pọ́jẹ́tì yẹn wọ́n ti mẹ́rin máa excuse ẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ lọ́kọ̀ fi mú pé kò sí pé àwọn mẹ́wàá kan bẹ tí wọ́n fún ní kíni wọn tí wọ́n fún ní sàárà jẹ́ náà bẹ́ẹ̀ sì ré bàbá tí ẹ̀ tí ò wúlò tí ò jámọ̀ kan kọ́ a sì máa fáwọn èèyàn sàkítà jẹ́ náà ẹni àná òun sọ pé ànábì òfin àkán sọ pé èèyàn kan wà jẹ́nà ṣùgbọ́n nígbà tí àwọn èèyàn kan tí wọ́n tí wọ́n tí wọ́n support nígbà kan àwọn àtàwọn tó láwọn ẹ̀kọ́ wọ́n bẹ̀rẹ̀ sí publish àwọn videos tí ń gbè wọ́n lẹ́yìn lára videos wọ́n publish nígbà yẹn wọ́n publish èèyàn kan tó yẹ driver bàbá rẹ̀ tó jẹ́ ọmọ kí bàbá rẹ̀ tí ń sọ pé à nǹkan lára nǹkan mẹ́ta tí ọ̀gá àwọn fóun tí ò fẹ́ lómi ní pé kí ni bàbá fóun sáré wọ́n sì gbà tí yẹn sọ wọlé o wọ́n sì publish lórí àwọn pages wọn o wípé bàbá wọn kí ni o ó há sáàtìkítà jẹ́nà fún yẹn kan o ṣùgbọ́n Abubakar Siddiq Umar ibn Khattab ọ̀fọ́n nǹkọ́ o àhà àti ìwọ̀n pàṣẹ wọn ẹ wo ẹ tírẹ́dì téèyàn ní tó deep fún àwọn sahaba nabi radiyallahu anhu ẹ wo ẹ wo lẹ́wù yẹn tírẹ́dì yẹn jẹ́ ọ̀tá ọlọ́run ọba ọ̀tá ọlọ́run tiẹ̀ ni kò sí iyèméjì bẹ̀ àfi tó bá túbá ọ̀tá ọlọ́run ọba ni àti bí Allah subhanahu wa ta'ala kó jẹ́ kí á rí àwọn àmì tó gagan kárí lára rẹ̀ kó máa jẹ́ àríkọ́gbọ́n fún gbogbo ẹni tó àwọn olùmọ̀ sọ fún àwọn sàhábà nàbì kọ́lọ́ ń fún kọ́lọ́ ń fi àmì sáfẹ́ pé kódà ìrò nígbàgbé wọn yọ nínú ìwé tàn wọn mọ̀ pé à nígbà kan ní yẹ̀ báyìí o ó ní wà lẹ́kọ̀ọ́ tó ń sọ àwọn sàhábà nàbì o àìsàn báyìí àgbákò báyìí ló kàn tí kò ní kú tí gbogbo ayé mọ̀ pé à àgbákò tó kọ́ yóò ó ṣẹlẹ̀ sí látàrí ẹ̀ máa sọ fún àwọn sọ̀rọ̀ àbámi kálàbà gbé e lọ́wọ́. àwọn olùkọ́ yìí wọ́n ṣùgbọ́n lọ́ọ̀tà rẹ̀ wọ́n ní ajma'at ulama sunna àwọn afá sunna ńkọ́ wọ́n ní àfẹnukò pé àwọn tó fi ń lóore jù nínú àwọn sọ̀hábà nàbì ridwanullahi jù nínú àwọn mẹ́wàá yẹn abubakar siddiq radiyallahu anhu lẹ́yìn náà uthman lẹ́yìn náà umar lẹ́yìn náà uthman lẹ́yìn náà ali radiyallahu anhu ajma'in wọ́n ní àwọn mẹ́lẹ̀mẹ́ ìwé gina wọ́n ní wà láyé ṣíkú fi dhalika illa mubtadi' anybody ní wọ́n dá òtún tà sọ yóò àfoníbídà munafiqun munafikiyan khabith ẹni ìdọ̀tí ẹni ẹni ẹni tó wà fífì ẹni tó yẹ pé ìdọ̀tí ni gbogbo láìpẹ́ ni gbogbo tá a sọ ikọ̀ èèyàn kan ò ní sọ pé òun ṣe ṣàkùsì pé bó tẹ̀ dínà yẹn o ó kọ́kọ́ ní èméje ń pa rẹ̀ ní lásán kò sí dé level dínà o kọ́kọ́ ní èméje pa yẹn kọ́ ìyẹn kò ní síbẹ̀ kọ́ ìlà mùtẹ́dìrín àgbójẹ́ mùtẹ́dìrín munafik àgbójẹ́ munafiki khabith kó jẹ́ ní ìdọ̀tí ìdọ̀tí pápátá gbogbo ẹni bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ nǹkan ó ti mú ẹ̀sìn dúró wọ́n ahabba Umar ẹ̀bá fẹ́ nífẹ̀ẹ́ Umar bó faqad awdaha as-sabil irú ẹni bẹ́ẹ̀ nǹkan ó ti ṣe ní ó ti lànà tó clear bákan náà nǹkan ẹni tó bá fi lè nífẹ̀ẹ́ Uthman radiyallahu anhu ẹni nǹkan á ní ìmọ́lẹ̀ pẹ̀lú ìmọ́lẹ̀ Allah subhanahu wa ta'ala wọ́n ahabba Aliya ti di òkú tó strong yẹn ti di ومن أحسن الثناء على أصحاب رسول الله صلى الله عليه وسلم فقد برئ من النفاق ẹni tó fi lè pèsè àwọn sọ̀hábà nàbì ìbánu lọ́yà àléyìn tó fi pèsè wọn dáadáa ń kọ́ irú ẹni bẹ́ẹ̀ ti bọ́ká bọ́sẹ̀ kómi kí wọn ó bọ́ká kómi nifaq kómi wa munafiki tó kílẹ̀ sí pé ẹni tó máa ń sọ̀rọ̀ lẹ́nu gbogbo tọ́pìkì àti bíi bíi how many years ago ń sìn bíi fifteen years ago ń sìn kọ́ kò fẹ́ yẹ kó lọ́rọ̀ àwọn sọ̀hábà nàbì láti fifteen years ago báyìí sìn àbí jù bẹ́ẹ̀ lọ kò fẹ́ yẹ kó rẹ̀ àwọn sàábà náà bí apẹ́ pé ìkórìíra tó lágbára ń bẹ lọ́kàn rẹ̀ fáwọn sàábà náà bì ọmọ kí ó níbẹ̀ ń kọ́ ìyẹn wọn kò mùnáfìkì nìkan níbẹ̀ yín tí ó dàrú ẹni bá wọn tún ṣe ìbéjì pé ìwé níbẹ̀ jẹ́ mùnáfìkì gan òun gan èyí mọ súnkẹ́ fi sóun náà ni. wọ́n ní wàmọ́ ń tàná kọ́ sọ ahada minhum ẹni wọ́n fi lè fẹ́ náà àbùkù kan ìkankan nu wọn. aw abghadahu àbí ó fi lè ń bínú sí pé ẹ̀ka kí nìkan lè ṣe nǹkan àná mi ni wọ́n ń bínú tí nǹkan tẹ̀ sójú ọ̀tọ̀ gábà tó kíkọ̀ ọ̀tọ̀ pé irọ́ búkú tẹ́lẹ̀ ń pa o àti ìfilà káyì tó ti dojúbò lè má fi wọn nǹkan gidi o tó kí yẹn sì ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nǹkan ó wá lọ kórìíra àwọn sàbí fún pẹ́rọ ìwé mi nǹkan fọwọ́ mùtẹ́tẹ̀ mùtẹ́tẹ̀ ìwé níbẹ̀ o òní bídí àparakù níwé níbẹ̀ tí ò ní múnú hauda nabi sọsọlọ mukhalifun li sunna ẹni bẹ́ẹ̀ nǹkan ẹni tó ti yapa sunna ni wà salafi salih ó ti yapa àwọn والخوف عليه انت انت ان بẹ̀rù fún ẹni bẹ̀rù kínú aláyọ́fà aláhù amadu ilẹ̀ sàmà pé ẹkùn wọn ní gbáṣẹ́ kan lọ́wọ́ wọn ní gbéṣẹ́ kan lọ́sọ́ sọ́mọ̀ nínú iṣẹ́ rẹ̀ wọn ní gbéṣẹ́ kan lọ́sọ́mọ̀ nínú iṣẹ́ rẹ̀ hatta yuhibbahum jami'a títí táàbí nífẹ̀ẹ́ sí gbogbo wọn sàbí ànábì eléyìí ìkànnà wọn sàbí ànábì ni o kò ṣe rí ọkùnrin tó búra yìí o tó yẹ gbogbo wọn sàbí ànábì ti sàmú gbogbo wọn káàkiri káàkiri o so wọ́n ni wàyà kúnnù kọlùbùhù láhùn sẹlìmà títí tí ọkùnrin kọ́ tó fi mọ́sàn sọ̀hábà ọ̀kan lára àwọn àgbàfà malikiya so àwọn yẹn máa pé malikiya làwọn kí ni ọ̀yìn gan malikiya làwọn ni kí ni ọ̀kìtì kan ni ìkan lára àgbàfà malikiya ibn abi zayd al-qayrawani rahimahullahu ta'ala wọ́n sọ ní nam táwọn yẹn ka risala àwọn náà tó ń pẹ́ pé àwọn ka risala ibn abi zayd al-qayrawani nínú muqaddimah risala àwọn tó pọ́pùlà wọ́n ṣàlàyé àkídà àwọn ahlu sunna wọ́n ní wàhánà kọ́rọ̀l kùbún alẹ́dínà ra'au rasulallahi sallallahu alaihi wasallam àwọn tó fi ń lóore jù nínú àwọn tó ti wà nínú àwọn centuries tó ti wá lẹ́yìn ànábì ń gọ́wọ́ náà àwọn tó kún wọ́n rí ànábì gangan tí wọ́n gan ní ànábì gangan àwọn tó kún wọ́n gan ní ànábì ni wà afdalu as-sahaba àwọn tó ti fi ń lóore jù àwọn sahaba àwọn ni al-khulafa'u rashidun al-mahdiyun ọ̀rẹ́ làwọn khulafau rashidun a sì mọ̀ pé àkọ́kọ́ wọn abubakar siddiq òun náà ló fi lóore jù lẹ́yìn náà umar lẹ́yìn náà uthman lẹ́yìn náà ali wọ́n ní wàhálà yíkọ̀ ahadumina sahaba ti rasu sallam àti pé èèyàn kí máa mẹ́ṣàn kankan nípa àwọn sahaba nabi o illa bi ahsani dhikri àyàfi kí hàn mẹ́ṣàn wọn ní best possible manner wal imsak amma shajara bainahum kí wọ́n sì fa ahọ́n èèyàn kí wọ́n fa kúrò níbi tó bá ṣe láàrin wọn. wàá náà wọn hakun nas an yultamasa lahum ahsan al-makharij because àwọn ni tó fi ń lo ojú náà wọ̀n yàn tó yẹ káwọn yẹn máa wá excuse fún. kódà kò tẹ̀fẹ́ sọ̀rọ̀ wọn pé ah, ó wà bó ṣe gbé kalẹ̀ pé the best possible máa gbé kalẹ̀ fún wọn. so ẹ máa kọ́ àwọn yẹn mọ̀ kí ni o tí wọ́n fẹ́ sọ̀rọ̀ pa àwọn bàbá tiwọn tẹ́ pọ̀ bá wọn tẹ́ pé bí àwọn àgbákùnrin bá wọn o àwọn tẹ́kí wọ́n ọ̀n wọ́n fi ìlànà ẹbọ lélẹ̀ o tí wọ́n fi ìlànà ìbẹ̀dà ẹ̀sìn rú náà fi lélẹ̀ o wọ́n máa ń fi àwọn sọ nǹkan tó yẹ kó fẹ́ jẹ́ bí ó kù díẹ̀ káàtó lára wọn wọ́n máa ṣe máa ń gbé kalẹ̀ ṣùgbọ́n bá ti sàbí àdábì nǹkan o ah, yìí yìí mo wá rí kírímìnà kanu kírímìnà ara rẹ̀ kírímìnà eléyìí zindiki ìjẹ tàbí yọ wọn ti ń sọ̀rọ̀ tó ní ẹ àwọn ètò òun bá fẹ́ sọ̀rọ̀ tó bá fẹ́ sọ̀rọ̀ tó bá fẹ́ fún un lésì kan fún un lésì èyí wọn àtọ́ personality òun kọ́ọ̀tù ti yára ìwọ̀n gbóyìn sí kọ́ọ̀tù láì ní o ìwọ́n ń kọ́ wo pàṣẹ́tì àwọn sọ̀hábà ẹ̀yẹ ọkùn sí jẹ́ ọ tí ó kò tí ó gbẹ̀rẹ̀ sí kọ́ọ̀tù fún yìí àrí ó sì sọ pé ẹ̀wọ́n ń tọ́ṣì wọ tàbí ń kọ́kọ́ tọ́ṣì ṣe wọ ká ní pé ìlú tó pé ìlú mùsùlùmí ni a yí tà sọ lámọ̀ sọ ni a orí mọ́ ń bá lọ ni bẹ́ẹ̀ ni pẹ́pẹ́ ìlú ìsìláàmù ni pẹ́pẹ́ ìlú tó pé ìlú ìsìláàmù ni tó ń ṣe yìí tó orí mi sọ̀kalẹ̀ ọ̀rọ̀ ẹ̀lómi ò tó báyìí tó ń sọ rí ẹ̀kalẹ̀ wá ní ẹ bẹ́ẹ̀ni ní ilé ìtì rí dàṣẹ̀ ló kílẹ̀ fún rí dàṣẹ̀ lè yìí kò dàgbé àti àpẹ rí dàrá ló ma fi gí yóò sọ wọ́n alimọ́mọ́ ahmed mọ́mọ́ sọ pé ẹgbẹ́ ilé ń bú àwọn sọ àbà náà bí kọ́ kí wọ́n ní kò ṣe tábà kò ṣe tábà ń kọ́ ohun tí ó ah, kò lọ́wọ́ tó báyìí so mo máa ń pọ̀ ẹni ẹ̀kọ́ pé wọ́n ti ọdẹ́ wọ́n ti ọ̀sán pé kọ́ ti ẹ̀ tí mọ́lé ni kó mọ́ bọ́ta mọ́ láyé kọ́ tí mọ́lé kó mọ́ bọ́ta mọ́ láyé Allahu musta'an alimam Ahmad rahimahullahu ta'ala wọ́n sọ náà wọ́n so wọ́n sọ nípa pé kí ni ọ̀ràn yẹn ní fún wa káṣí kí ni kí á ká máa sọ́dá nípa àwọn sọ̀hábà nàbì kádẹ̀ káṣí ni kí á ká fara sẹ́yìn kó ń bi ìmọ̀ sọ́dá nípa àwọn sọ̀hábà ní àwọn tí ó dá fàmọ̀sábà sáábà wàsúlìláyí sallọ́sallàm ẹni tó fi lè bú ìkánà àwọn sáábà náàbì àbúgbò àwọn sáábà náàbì kọ́ oké ó bú àwọn sáábà generally àwọn ahada minhum àbúgbò kan wọn fọwọ́ mubtadi on rọ́fìdì ìwé mẹ́ nǹkan oníbìdí àbúkú ni rọ́fìdì ni ó dá wọ́n pé ohun ráìdì kàdé rọ́fìdì lọ́dọ̀ ah, ọ̀rọ̀ tó ń ọ̀rọ̀ tó ń sọ gẹ́gẹ́ ló fi jẹ́ ṣíyàn ọ̀rọ̀ tó ń sọ gẹ́gẹ́ ló fi jẹ́ ṣíyàn kò rárá tó ẹ ṣé mo láti kàdé wọn ni ṣé mo lọ mí sí wọn ni kò díjú kó lọ mí sí wọn ẹni tó fi lè ń sọ ọ̀rọ̀ yìí ń kọ́ òun náà ti dára wọn kò dárú so kò dìgbà lọ́bẹ̀ sí gbé táyà sórí bẹ́ẹ̀ máa ń gbé táyà sórí kó tó di kó tó di lára wọn ohun tó ń sọ yìí ń kọ́ náà ni membership card wọn so wọ́n ní eré náà kọ́ ó ti sunna ìnífẹ̀ẹ́ àwọn sahaba nabi sunna ni o wàdùá lahum qurba ìmọ̀ ṣe dùá fún wọn ìsúnmọ́ Allah ni wal-iqtidā'u bihim wasīla ìmọ̀ wà wùkọ́ ṣe wọn ń ta máa fi súnmọ́ Allah subhanahu wa ta'ala ni wal-akhdhu bi āthārihim faḍīla ìyá máa ìdúnímọ̀ wọn àfáàrí wọn àwọn ojú ọ̀nà wọn kọ́ àwọn ìgbà wọn kọ́ ọlá ni bákan náà wọ́n sọ nínú ọ̀rọ̀ bí ẹ̀lọ́ Muhammad sọ́rọ̀ anybody an yadhkura shay'an min masāwīhim kó wọ́n máa sàn kankan nù pé ẹ wọ́n ṣe báyìí tí ó wà òkè kò tọ́ o wala yat'anu ala ahadi minhu kò sì gbọ́dọ̀ gbẹ́nu àtẹ́lù kankan náà sọ abà nàbì faman fa'ala dhalika ẹni tó bá lè dánwó ẹ̀wò tó bá lè so wà lẹ́sà láhùn àyà àfún ànìhù kò tó kó tó kó foríjì o foríjì kí ni ìyà tara ni bẹ́ẹ̀ ọ̀ràn yẹn ní kí ni kó fìyà jẹ tó bá tó fìyà jẹ tó ń kọ́ kó tó wá ní kó ṣe táwọn bá kó mbẹ̀ fàyín táàbà tó bá tó wá túbá ń kọ́ àwọn àgbà lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n tó bá túbá ń kọ́ wọ́n sọ fìyà jẹ lẹ́yìn ìgbà yẹn wọ́n sọ lókù sínú kó wà lẹ́wọ̀n gbére títí títí títí ọ̀rẹ́ tó tọ́ka àtúwá lókù kò lọ kó nú ẹ̀wọ̀n Allahu musta'an àwọn sálàfù rahimahumullahu ta'ala gẹ́gẹ́ bí alimamu lalaka ṣe gbà wánu ṣẹ́gun sílẹ̀ ìtìkọ́d ìgbẹ́ wọn ni hubbu abubakar wa umar mina sunna ìnífẹ̀ abubakar àti umar kọ́ lára sunna ló wà wa kana salafu ẹ̀gbọ́n wọn ni síwájú yu'allimuna auladahum hubba abubakar wa umar wọn a máa kó àwọn ọmọ wọn ní ìfẹ́ abubakar àti umar àwọn ìfẹ́ pé wọn ọmọ kí lọ́nkọ̀ ọmọ wọn kọ̀ wọn ní ìfẹ́ Messi ìfẹ́ Ronaldo lọ́nkọ̀ ọmọ fa ìfẹ́ zindiki kan ìfẹ́ kẹfẹ́ kíkan ìfẹ́ àwọn tọ̀wà gíṣì lọ ń kọ́ ọmọ wọn ṣùgbọ́n wọn sálàfà ní ìṣájú ń kọ́ wọn a máa kọ́ àwọn ọmọ wọn ní ìfẹ́ Abubakar àti ìfẹ́ Umar ẹwà kíkiri kan tápá kan ti rọ ó wá bọ́ sọ social media wà lóhun jókòó jókòó ìyà kan pẹ̀lú àwọn ọmọ rẹ̀ ń kọ́ àwọn yẹn máa wọ thousand of views wọn ni òun ṣèdánilẹ́kọ̀ọ́ kí ní lẹ́kọ̀ọ́ àtòní Abubakar Siddiq àwọn àbẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí Abubakar Siddiq emotion àwọn agbó ni pé wọn nífẹ̀ẹ́ lóbì ṣé ṣé emotion la fi ń sọ̀rọ̀ ẹ̀sìn ní àbẹ́rí ṣé emotion ni emotion kí ló wà ń bẹ̀rẹ̀ àwọn èèyàn ti wà tó ti ń ṣètò òkú kí ni ṣé gbogbo ọ̀rọ̀ kó alára yìí láàkàyà sí pé ẹ̀mọ̀ kí súfì àbí sùúrù ni súfì àwọn àti sàárè àtòkú gbọ́ wọn ṣe rí nù so ká ní pé wọ́n wà bẹ́ẹ̀ ni wàláì tó bá fi lè dá òkú ànábì dá àwọn súnfí wàláì wọn pàtí yá jẹ wọ́n ti lẹ́kọ̀ọ́ ọ̀pọ̀ ń tó ṣe nìyẹn ń tó ṣọ́ ẹ̀mú wọn jẹ ní sísun yí jẹ ní wọ́n àwú súnfí la hawla wala quwwata illa billah àwọn àtọ̀kú báyìí tí wọ́n à súnfí ọ̀ súnfí ọ̀ mú sáré léré o súnfí ẹ̀ gbọ́ sáré sétí ni o àbí òkú ẹ̀ ń gbọ́ sétí ni o tó máa lè gbọ́ pé sáré báyìí tí máa gbọ́ pé ọlọ́run ní kọ́lọ́run kẹ́sùn mọ́mọ́lẹ́kà àwọn sọ̀dí àti wọ́n dúró síbi sáré ànábì ẹ máa attempt sufi ni lókìsí nǹkan burúkú tọ́fẹ́ṣe pẹ̀lú kú ànábì so ohun bí agbóyá agbóyá àwọn tó kù ìṣègì nù ah, àwọn èyí ṣe báwọn ahàlùsúnà èyí so olórí àwọn ahàlùsúnà ìmọ̀mọ̀ ahàlùsúnà Abubakar Siddiq àwọn èyí ṣe báwọn àwọn gbọ́ la máa ń ṣe tó kù bá kú àwọn gbọ́ yé tiwọn wọ́n gbọ́ yé tiwọn ni pé kí ni nǹkan tí nǹkan tẹ́lẹ̀ fi kàtí yóò yí níbàjẹ́ àlèwọ́ mọ̀ tí ò fi níbàjẹ́ ní Abubakar mójútó àlàkáyé tí wọ́n ò ní náà ni àtàwọn bàbá rẹ̀ àtàwọn tó yọ wọn rí bàbá rẹ̀ àtàwọn ọmọ kí bàbá rẹ̀ ń kọ́ tẹ́bí jọ di ọ̀tá ara ńlá yìí sìn tẹ́bí bá rẹ̀ fà wàhálà káàkiri làkáyé tó ní nìyẹn wọn náà sáàmù kọ́ wọn a máa kó àwọn ọmọ wọn ní ìfẹ́ Abubakar Siddiq so kàmá yu'allimuna sura min al-Qur'an kí wọ́n máa ń kọ́ wọn ní sura bá ṣe ń kọ́ ní bákọ́rọ̀ tó ń kọ́ ní alìmọ́nù bẹ́ẹ̀ na ṣe ń kọ́ ní ìfẹ́ Abubakr àti ìfẹ́ Umar wọ́n bí al-Imam Ibn Mubarak rahimahullahu ta'ala wọ́n bí wọ́n pé man al-jama'a àwọn ọlọ́kùnrin jama'a wọ́n ni Abubakr wa Umar àwọn jama'a náà nàbí sọ ká dì mú ń kọ́ Abubakr wa Umar ká dojú ọ̀nà wọn Abubakr wa Umar ah, ah, ọkùnrin yìí ah, èèyàn burúkú ni òjíṣẹ́ Allah sallallahu alaihi wasallam sọ́nù hadisi pé inna amanna nasi alayhi fi malihi wa suhbatihi abubakar ẹn tí ó fi ń wà generous fún mi jùlọ níbi owó rẹ̀ ni o níbi ìwà pẹ̀lú mi o abubakar siddiq ni walau kuntu muttakhidan khalila tí wọ́n mú yàn kan ní khalilu ààyò tó fi ń ga jù láyé láyé o latakhasu abubakar ní khalila ìbámu abubakar siddiq ìbámu ní khalilu ṣùgbọ́n mọ̀kẹ́ sófin náà tún tako khulla náà ọdún tako ọdún tako sífà pé ìròyìn pé kí ni o pé kí Allah subhanahu wa ta'ala mú ẹ ní ààyò wọ́n tako wọ́n tako Ibn Taymiyyah ẹ̀ ṣàlàyé pé ìsìtọ́ fi ń tako ní pé kí ni o ọmọ ìyá àwọn àwọn tí wọ́n ń bọ àwọn kàwákìb tí wọ́n ń bọ star láyé àníbí Ibrahim náà ni wọ́n so àkídà náà lọ́wọ́ lórí ẹ̀ so ìkórìíra táwọn ẹni sáré bọ̀ ẹ̀ àlọ́ lè mú Ibrahim ní kọlílù ńkọ́ náà àwọn iná jogun kọ́ tán gbà ọlọ́run lè mú Ibrahim ní khalil pé kùdẹ̀ mọ́ alẹ́ so bákan náà nǹkan olóòkọ́ máa takò àdísì bákan náà ṣùgbọ́n àdísì yẹn rẹ̀ dáadáa ó wà ní sọ ibùkọ́ yàṣẹ muslim ìbá má bá kí n bá mú ní khalil walakin ukhuwatu islam ṣùgbọ́n a ní a ṣùgbọ́n tó tó ara rẹ̀ àṣán kọ́ ukhuwatu islam tó kí tó strong gan wọ́n ní la tubqayanna fil masjidi khawja illa khawjata Abi Bakr ẹ ti àwọn windo mọ́sálásí yìí ẹ má fi windo kan kalẹ̀ o àyàfi windo tó lè sọ́rọ̀ Abubakar Siddiq nìkan tó ń so lẹ́fù tí òjíṣẹ́ aláǹkọ́ tó ń Abubakar Siddiq sí ẹn tí ọlọ́mbà nífẹ̀ẹ́ sí tánàbí nífẹ̀ẹ́ sí àṣà ìmọ̀ pé ẹni máa ń kó ìrarú ẹni bẹ́ẹ̀ àpẹẹrẹ pé ọmọ ìyá ìṣù ni ẹni bá ti ń kó ìrarú ẹni nífẹ̀ẹ́ sí ànábì nífẹ̀ẹ́ sí tó máa ń kó ìrarú ẹni bẹ́ẹ̀ ó ń kílẹ̀ pé kí ni ọmọ ìyá ìṣù òun nìyẹn so tó dẹ̀ ń kílẹ̀ pé lára àwọn kòláfáwù tẹ́ṣù fi kàlẹ̀ sí nàìjíríà ọkùn ìjọ ọkùn gbógi nù ìkan náà afá náà pàdé ọpàdé ọpàdé ìbílísì mi kan àwọn ni bolo tí ń bọ̀ ó ní ẹ̀rọ kìíní ah, ta ló fi kàlẹ̀ sí ẹ̀rọ ó lọ ti òun ti bí sí mọ̀rí sí òun ti fi kàlẹ̀ sí ẹ̀rọ àkílọ́ ah, wa ń kọ̀ wọ́n bẹ́ẹ̀ ó ń kọ̀ wọ́n pé alukóra ó ń kọ̀ wọ́n pé kí ni alukóra makhluq ohun tó ń kọ̀wé bẹ́ẹ̀ ni yà ìwọ tó wá fíkà síbẹ̀ kí ni wà kí ni bàbá tí a ń gbọ́ alukóran kalamu lọ ẹsẹ̀ bí wọ́n kọlọ̀ ìgbàgbọ́ tó ń wo ìbílísì sọ pé ìgbàgbọ́ tó ń bẹ́ kí ni o alukóran kalamu lọ so ẹ ọ yẹn ti wọ́ọ̀sì àbú ó máa rùsẹ́ àti yíò wọn bá tó bá ń bọ̀ ọ̀kan àwọn tí wọ́n ṣẹ̀yà tí nìkọ́ wọn mọ bẹ́ẹ̀ dànù tí wọ́n máa ń bọ̀ láwọn ṣẹ̀yà tí tó wọ́n fi pọ́fílẹ̀ ṣe khalifa sọ́dí tó wà ẹ̀hùn àwọn ṣẹ̀yà tí wọ́n fi òun ṣe khalifa síbi tó jókòó sílé kó wọn àwọn gan máa ń bẹ̀rù umaru ni ṣùgbọ́n wọ́n ti yẹ ẹ̀hànà ẹkùn rẹ̀ ti wọ́n máa ń sọ́mọ́ àgbé kíni ìgbà kan kọ́ ìbìlísì ni máa ń kọ́ yẹn níwà àbúkú ṣe ìgbọ́n ẹ̀sìn kọ́ ìbìlísì kan tó ń kọ́ àbúkú lọ́wọ́ lómi ni pé ẹ́ bọ́lọ́ sí yàrá gẹ́gẹ́ yìí ìbìlísì wa ń kọ́ irú alẹ́ yìí àwọn mọ̀kẹ́ ah ìbìlísì kan wọ́n ṣe mọ̀ pé eléyìí bá ṣe kíbu tó báyìí gan ìbìlísì kan wọ́n ṣe mọ̀ pé ó ṣe ṣe kíbu tó báyìí tó tẹ́kù yìí ó ní agbára gan ni Allah musta'an Abubakar Siddiq wọ́n ní qultu lin nabiyyi sallallahu alayhi wa sallam mo sọ fún anábíwá muhammad sallam wa ana fil ghar nígbà tí mo ń bẹnu kùrù pẹ̀lú anábí wípé law anna ahadahum nadhara tahta qadamayhi la absagna kánà mùsùlùkù tó wà lókè yóò kánìkan kan wọ́n wo tí wọ́n ṣe wọ́n wò sàlẹ̀ ibi ẹsẹ̀ wọn báyìí kọ́ wọn bá rí wa o ni o ma dhannuka ya kí ni orò wa abakiri pẹ̀lú èèyàn méjì kan àti anabi abakiri tó yẹ pé ọlọ́run bá àlékọ́ láṣẹ nìkẹta wọn ẹ wo ẹ nìkẹta fún o abakiri Siddiq ṣùgbọ́n ẹ pé ṣàìtọ́nù gẹ ni àkọ́kọ́ right man dé lè ìbílísì gẹ́gẹ́ ni alápá ọ̀tún ẹ̀ kò sí náà sọ́gbà nípa àwọn sábà náà ní àwọn ẹni tẹ́ ẹni tẹ́ tẹ́lẹ̀ mi sọ ó ń tọ́ra sí màá iya Allah subhanahu wa ta'ala nìkan yẹn tọ́ra sí báyẹn ọlọ́run máa ń bẹ pẹ̀lú wọn kọ́ bìnásùrì yìí wata yìí ẹni tó máa ń ràn lọ́wọ́ tó máa ń ṣe násùrù fún láyé tọ́wà yẹn so ìwọ kan wá gbé ètò òkè ọkọ̀ náà kalẹ̀ bí ẹni tó nà ẹni àfẹ́ẹ̀ká tó wá rẹ̀ sísan pàwọn sábà nàbì tó á wọ́lọ́ ìyàfẹ́ ẹni nǹkan ẹni إذا رأيت رجلا يذكر أحدا من الصحابة بالسوء tó bá ti rí anybody tó bá fi ń sọ kankan náà ó fi ń sọ̀rọ̀ pa àwọn kan àwọn sàábẹ̀ ànábì ó wá ń sọ̀rọ̀ tí ó tọ́kún pa àwọn sàábẹ̀ ànábì kọ́ fatahimuhu ala islam ẹkẹfí sí islam wẹ́n nígbà eléyìí ṣe mùsùlùmí ẹkẹfí sí pé ah eléyìí ọkùnrin oníṣẹ́ ti kẹfí sí lọ ó ti kílẹ̀ pé eléyìí ah wọ́n ti kí ni wọ́n fi islam kalẹ̀ ni so last inshallah máa parí pẹ̀lú ọ̀rọ̀ alimami malik rahimahullah ta'ala tí wọ́n sọ nípa àwọn tó wọ́n sọ ọ̀rọ̀ tí ó dánpa àwọn sọ̀hábà wọ́n ní nama ha wula ya kuwa ṣé àwọn èèyàn burúkú yóò so àwọn èèyàn burúkú àwọn èèyàn rédèrèdè yóò àrọ́ ọdún lùkọ́dí ha fi rasulillahi sallallahu alayhi wa sallam ẹni tó fẹ́ tẹ̀nà àbùkùlù ẹni tó fẹ́ sọ̀rọ̀ sí gangan lẹ́yìn tó fẹ́ sọ̀rọ̀ sí hmm. falami yukinu mudalik ṣùgbọ́n kò rọ̀ wọ́n lọ́rùn àti ọbẹ̀ ó lé lákọ̀tí bọ́ síta kó sọ̀rọ̀ ń pa ànábì fàkọ́dà rúfí àṣàbì wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ pa àwọn sàábì ànábì ẹgbọ́kùn yẹ kó ti mú project yẹn tipẹ́tipẹ́ ó ti mú ó ti mú Aisha láwọn wà kan Abu Hurairah láwọn gbà mí ó wá ó ń lọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ó má bá ó ti ti fi sáì mú mọ́mọ́ náà pẹ̀lú ẹ̀ ó má bá ó ti mú mọ́mọ́ àwọn sọ̀rọ̀ sàábà hátà yòkọ́lù rọ́jù lòsù àbí yakúlù rọ́jù lòsù tí bí ọkùnrin kan jọkùn ń kọ̀ ń kọ̀ sọ̀wọ́ yóò kọ̀ bọ́lú jọkùn gbé adúná ọkùnrin lè rẹ̀ kan náà kọ̀ tún bọ́lú bí ti wọ́n náà nígbà adúná làwùkánà rọ́jù lan saliha kánà mi náà jíyàn rí náà ni ah, làkánà ah, ashabu salihin ah, àwọn tí wọ́n súnmọ́ jùlọ yẹn rí lẹ́ẹ̀kọ́ jẹ́ náà because a máa ń jọ́jì yẹn bọ́lá tó máa ń bá rìn àwọn tó súnmọ́ náà bí jùlọ yàwó Aisha radiyallahu anha Abubakar Siddiq Umar al-Khattab Abu Hurairah wọ́n tó sọ́nà bí jù ní ọ̀hún so àwọn tó sọ́nà bí jù ní ọ̀hún eléyìí ń kọ́ òdíṣẹ́ alọ́gbẹ́ eléyìí ó sọ́bà yẹn pa eléyìí ló sọ́bà yẹn pa ìgbàlẹ̀ ilé máa wùpẹ́ dúnà ẹni tó wá máa lè kọ́ yẹn kọ́ tí ó wà lẹ́ ní múlọ̀ rẹ̀ tẹ́kùn lè múlọ̀ rẹ̀ ṣé ọ̀n sọ bẹ́ẹ̀ ni so lẹ́mọ̀ pé ànábì gẹ́gẹ́ ni wọ́n ṣe kíni wọ́n target ni àbí Allah subhanahu wa ta'ala kó bá dáhùn lẹ́kùn kó kàn wọ́n lẹ́yìn kó bá mú ọkọ́ lórí ilẹ̀ kó tó mú ọkọ́ lórí ilẹ̀ náà kó jẹ́ ká àwọn àjá ìbùkún tó ti yìí àwọn ohun tó ṣìyàn lé mọ́ níbi agbára ọlọ́run bá pé agbára bá sì ṣẹ́kù kó jẹ́ ká lára wọn. wàhálà Allahu a'lam وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك السلام عليكم ورحمة الله وبركاته